أجلله وأشكره على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة المبعوث رحمة للعالمين أبو القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتكوى الله هذه وصية خالقنا للأولين بل هي ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمتنا عناية بصاحب النبوة ولطفا به من الله وفضلا عليه من ربه سبحانه وتعالى أن أمره الله سبحانه وتعالى أن يخير نساءه بين أن يخترن الحياة الدنيا وبين أن يخترن الله ورسوله والدار الآخرة لماذا إقابة من الرحمن لهن لما طلبنا من رسول الله صلى الله عليه وسلم زيادة النفقة وسألناه ما تيقن أنه ليس عنده حتى غضب رسول الله صلى الله عليه وسلم لأنه أمين من في السماء وكيف لا وقد أرسله الله سبحانه وتعالى رحمة للعالمين وهو القائل خياركم خياركم لأهله وأنا خياركم لأهلي وأنا خيركم لأهلي صلوات ربي وسلم عليه فلما أمر الله سبحانه وتعالى بالتخيير بين نسائه بدأ بأحبهن إليه ألا وهي أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها الصديقة بنت الصديق فلما بدأ بها قال لها رسول الله صلى الله عليه وسلم يا عائشة إني أعرض عليك أمرا إني أذكر لك أمرا أحب ألا تعجلي فيه حتى تستعمري أبويك الحديث فقال نفرغ باته سوان المسلمين أن ترى لفيك كراب جريطان النبي صلى الله عليه وسلم أن ترى برغة ما جكه مقوى aláwọ̀ bá ní sàlẹ̀kún kí annabi wa bá ní sàlẹ̀kún ọlá rẹ̀ àti àwọn ará ilé annabi wa ti ń sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀láwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam jọgbẹ̀ alkiyama ẹ̀yin ọmọ ìlú ẹ̀sìn mo ń fi àsìkò rán létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala yẹ mo sí ẹ̀rìn náà létí ọlọ́run ká fi ìbẹ̀rù rẹ̀ yìí ká fi jèrè wa lám ti mọ́ wọ́ná rẹ̀ àwọn ń bẹ̀ nínú ọ̀dà ní kẹsẹ̀ rẹ̀ kọjọ́ ọ̀kọ́ máa bá ní tó ìsẹ̀mí wa ìpáyà rẹ̀ kó se ń rọrùn fún wa kọ je àjẹ́ ẹrú tí ó nù ẹn tí ó kẹ́ ní kó olólùfẹ́ ọba dẹ́dà ni ààyò rẹ̀ ni ẹni ọba rán tí wá ń kíyèsí lọ́tọ̀ lọ́sí oní ànábì àti mọ́rọ̀bọ̀ ti pẹ́ àwọn ìyàwó ìfàṣálám wọ́n mú ànábì sáàrin jọka ó ń kálukú ń bí léèrè in tí ń fẹ́ tó sì lójú pé ò ní nǹkan threatening láti fi máa sọ pé táà náà bá jókòó sílé rí ànẹ́bì ah, àwọn náà máa wọn kankan mara àwọn asasiyat tó yẹ kọ jẹ́ primary in tọ́kọ̀ ọ̀rọ̀ mẹ́sẹ̀ fúyàwó ọlọ́run pítàmì bí ọmọ rí se ṣùgbọ́n káwà náà wò wípé àà ìlú ti tóbi ebíwọ̀ ló ti dá láṣẹ ọba ní ìgbò olè parú àṣẹ tó ọyẹ káwà náà máa gbádùn ká di ìyàwó ọlọ́lá Ànábì sallallahu alaihi wasallam ìbànújẹ́ ìmú tó fi di pé ọyàn wà lódì fún ogójú àtijọ́ mẹ́sàn tó sì lè oṣù kan ṣùgbọ́n gbà tí àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ báyìí ọba dẹ́dà wá fẹ́ dájọ́ láti sánmà fa lọ sọ fún ẹ wípé the choice is yours o ń kálukú yí tó bá fẹ́ mú èmì ọlọ́ àtàlẹ́bì mi àjọ́rà ìkẹ́ àmà kó mú tó bá sì fẹ́ mú ayé kó mú kí ló wá fà á nígbàtà ń sọ wípé ní sàrásálám la ilaha illallah a sàlàyé yàrá rẹ̀ tí ń gbé bí ṣe máa kọ́kọ́ ọ̀kan kí ni a fi ṣe ajá rẹ̀ igi dàbínà fi sí ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ wọ́n ra mọ́sókè díẹ̀ ìkọ̀ọ̀kan ní yàrá méjì ìkẹjá sínú mọ́sálásí ìkẹjá àta tọ́fẹ́ bọ́ta yọ́bọ̀ta kápọ́fẹ́ ti bẹ̀bọ̀ mọ́sálásí yọ́bọ̀ mọ́sálásí gbogbo nǹkan wá ń chẹ́njì ọlọ́run wá ń gba ìlú fún ànábì lọ́tọ̀ lọ́sì ànábì ọ̀tọ̀ lé ma kò tún kankan ṣe àwọn ìyá iná ń ah, gẹ́gẹ́ bí ìjọmọ́nìyàn ṣùgbọ́n gbà tọ́lọ́wọ́ bá fẹ́ dá sí ó ń déédé sí lọ́lọ́un sáwọn ìyá ìní wá ń bú fún ànábì rẹ̀ láti fi jẹ́kọ̀ torí pé ibi táàkì máa nestanir nestanir min hayati rasulillahi sallallahu alaihi wasallam nínú sẹ̀mí ànábì náà láti máa tan ìmọ̀lẹ̀ sínú ilé ti aná ìdán ọba dẹ́dà tí èsọ ọba alábòsí ọwá ní ìrìn sọ fún ìyàwó rẹ̀ wípé in kuntunna turidina al-hayata ad-dunya wa zinataha tó yẹ pé ayé ló wí ẹ̀yin náà fẹ́ di ìyàwó ológe àti bú ayé báyìí a sì jẹ́ fata'alayn aqbil ẹ̀bọ́sùn ẹwà gbọ́n tí máa sọ fata aláyìn ayẹ́ yi bó ṣe di pé ń sọ ọ̀kalẹ̀ ọlọ́n ni ìrìn àdébì sọ fún àwọn ìyàwó rẹ̀ tó bá jẹ́ pé ayé lẹ́fẹ́ mú fata ẹbọ́sìn níta yíò ẹmọ ewu ọba tó ní ànẹ́bì tó láwọn ìyàwó rẹ̀ tó ní gbogbo nǹkan ìpátá ẹgbọ́ bó ṣe ń gbọ́rọ̀ ọ̀kalẹ̀ ẹ sọ pé ojú ó ń tàn láyé gbogbo ẹn tí bá máa ṣiṣẹ́ ẹ̀kílẹ̀ orí ọ́dàrù ó ní ìmọ̀ràn gidi lọ o sì máa sọ ọ̀tọ̀ torí kí wọ́n fọkàtọ́ àfáà ló ń pẹ́ra rẹ ni o baálé ni ọ́ ni o ìmáàmù ni ọ́ ni o olórí àdúgbò ni ọ́ ni o ọwọ́ ajẹ́pẹ́tọ́ ọ̀bà nípa bí ẹsẹ̀ wà ní ànàbí lọ́rùn ó wá ní kànàbí kọsọ̀ fún ẹ̀ kí wọ́n mú kànú méjì <coughs> ẹbọ́ sí ìyẹ̀wà gbọ́n tí mo fẹ́ sọ ìmọ̀ tí ìkún sí ọ̀rọ̀ ayé tẹ́ẹ̀lẹ́ ǹfẹ́un mọ́ sàdéhùn rẹ̀ pé máa fún ẹgbọ́ dáadáa ṣùgbọ́n kápáyẹ̀ lẹ́bá mú ń fún yí ń gbẹ̀pẹ̀ tẹ́ẹ̀lẹ́ ǹfẹ́nu wọ́n ń sàrìkún sáròhàn jamila in wà kọ́yìn kú ò lẹ́ẹ̀dẹ̀ annabi mi fúnra mi látọ̀kù sánmà ìní ń kọ́yìn kú ò lẹ́ẹ̀dẹ̀ annabi mi pé ẹ̀yìn sí ìyàwó annabi mi máa o ṣùgbọ́n náà ti ń gbà kọ́yìn sáròhàn jamila ikọ̀tọ̀ dáa ni ah nínú àwọn ìyàwó sára mélòó ní ẹgbẹ́ náà lọ mẹ́sàn ni wọ́n márùn jẹ́ kùrọ̀ṣíyà mẹ́rin èsẹ kùrọ̀ṣíyà torí yútúbà ń bá ní kí sáré ka àwọn ṣùgbọ́n àbùkàtà àwọn èèyàn lọ títí àwọn ará lè kí wọ́n màmà yàn àwọn mẹ́sàn ni wọ́n jọ náà lọ ọlọ́n in bá nàbí mi kọ̀yìn ṣùgbọ́n níkọ̀tọ̀ dáa ni níkọ̀wó sí ẹmọ̀ pé ìyàwó ànàbí ni wọ́n tó jẹ́ ti jẹ́ ọkọ fún yẹ̀rì láyé tí èèyàn bá padà lọ rẹ̀ fi ọkọ mi tó bí padà fọ́kọ mi bóyá ikú lọ́fà ní o bóyá nkankan ní o tó fọ́kọ mi ta ní ọmọ jẹ́ ọkọ rẹ̀ padà lálìkì àmá mẹ́ṣàlá ọlọ́run pẹ́kọ́rọ̀ ọkà àmbọ̀ ọba dọ́dà wá tẹ́ẹ̀bá ti gbọ́ tẹ́ẹ̀ láyé náà lòwú tí bá fún iláyé ìtàn in bá nàbí kọ̀yìn ní kọ̀tọ̀ àwọn àfá wà pín méjì wípé ẹnìkan ò lè jẹ́ obe lẹ́ẹ̀dì ànàbí láìláì kí ànàbí ọ̀wà kọ̀ ọba dẹ́dà ló ní ànàbì òun ní ń ṣe yahmi firashahu òun ní ń sọ ibùsùn ànàbì ìyẹ̀yẹ fún ibùsùn ànàbì òun tí ń ṣẹlẹ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ a wá rí ọwá ní tẹ́ ẹbá lọ rẹ̀ mú ayé ni mi sọ́rọ̀ hàn jẹ̀mílá ní kíkọ̀ tọ̀ dáa kíkọ̀ wo lọ wá dáa fún obìnrin tó sì tún lè rí màrí tẹ́ẹ̀wá ní gbọdọ̀ fẹ́ ẹlòmíìmà a jẹ́ wípé ká pé kíkọ̀ tọ̀ dáa tọ́lọ̀wọ́ bá ń sọ ni tí a bá kún lé ànàbí lójú ayé ànàbí wọ́n lẹ́tọ́ àti lọ fẹ́ irú kí ní ọwà wà gbogbo obìnrin tánàbí bá ti ṣe ákìdùlù lérí ẹlòmí ọ̀gbọ̀dọ̀ fẹ́ mọ́ eléyìí ṣe ọ̀rọ̀ tó wọlé kí lè rí wa anábì sallallahu alaihi wasallam aqada ala al-Kindariyya obìnrin nígbàtàkà ń fẹ́ wọlé tọ̀ ó ní àwọn kan ní wọ́n kọ kìí sí àwọn ìyàwó ìsàsáàmù pé kọ sọ wípé a'udhu billahi minki láì ṣe ṣaitan ànàbí ni ilhaki ibi ahlik ó ní mo fi ọlọ́wọ̀ bá wásọ̀ lára rẹ̀ àrẹ́bì ni máa lọ lé obìnrin al-ash'af ibn qais lọ padà fẹ́ lásìkò umar ó tún wá kú ẹnìkan wọ́n ń pè ní kọtílà bíntù qais àbúrò ash'af tó fẹ́ ní takọ̀kọ́ ilkandariya àbúrò tí ẹ̀ tó jóbìnrin annabi fẹ́ tú ẹ̀gbọ́n rẹ̀ ibn qais ṣùgbọ́n aṣírẹ́fù mú obìnrin ó mú travel lọ sí Hadramaut lẹ́yìnbàtí akìdù parí sáájú kí wọ́n tó di pé wọ́n dé padà ọlọ́jọ́ dé bá nàbí sallallahu alaihi wasallam obìnrin wá wà lẹ́bẹ̀ fatazawwajaha Ikrima ibn Abi Ja'ali ibn Abi Ja'ali lọ wá fẹ́ obìnrin yẹn lásìkò Abubakar fahamma Abubakar bi iqabi ìyà ni ìyọ́ jẹ́ ọ umaru wa ni amínumùmí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ yíò ẹgbẹ́ ń dá sí o lámì yẹ̀dùkùlù bí i rọ̀sọ̀rọ̀sọ́lám nígbàtánà bí ọ̀wá tí ìwọlé tọ̀ a wà ṣe fi ìyà àti ayé jẹ ẹni ẹlẹ́ni tó bá jẹ́ wípó rí bẹ́ ìntà àbàgbọ́yé umaru ò ní sọ tí ń sọ abákìrì tó fẹ́ gbèrò àti fìyà jẹ umaru chéńjì fatuwa yẹn lọ́wọ́ rẹ̀ bó ti ẹ̀jẹ̀ pé ríwáyà tàbúwà iná rọ́ìrù sáàbìta kò fẹsẹ̀ múlẹ̀ pé ààrẹ rí kan gbògì wípé ẹni tí ó kú lẹ́dì annabi annabi sọ̀rọ̀sọ́lám no àwọn obìnrin tí wọ́n kú lẹ́dì annabi jọ́nà lọ́n mẹ́sàn ni wọ́n

ẹ̀mí tí ń lọ sí in wà bánàbí kọ̀yìn ṣùgbọ́n kíkọ̀tọ̀ dáa ni táa bá ní kíkọ̀tọ̀ dáa ajẹ́kóbìnrin tó bá fi ànàbí ilẹ̀ lójú ayé ànàbí ọlẹ́tọ́ àti lọ́kọ mi torí pé tí a bá fúnlẹ̀ mọ́ púpọ̀ lẹ́kọ̀ àti lọ́kọ mi gbónú ìtọ́lọ́ ń ń gbọ́ ṣùgbọ́n wa in kuntunna turidina Allah wa rasulahu wa dara al-akhirah bọ̀ tó yẹ pé ojú rí Ọlọ́run lẹ ń fẹ́ ẹ̀fẹ́ fi annabi rẹ̀ lẹ́ ẹ̀sì fẹ́ wá wọ aljanna pẹ̀lú annabi fa inna Allah tẹ́ẹ̀bá lè mọ́lọ́un

man yuqidu sawahib al-hujurat ta ni ó wà ràn lọ kọ́ lọ bá ń jí àwọn àyàwó mínú lé farubba kasiyatin fi duniya ariyatun fil akhirah mélòó mélòó obin tí ó rọ̀kọ̀ rẹ̀ fẹ́ láyé tọ́kọ ń dàbí ìgbà ọlọ́n daṣọ albarikabo àìmọ́tẹ̀ láti ọkọ ìlú ìyàwó àfáà ti lọ patí ìyàwó àfáà tiktok

أعد للمحسنات من كن أجرا عظيما gbogbo ẹ bá mọ́lọ mọ́nà bí mọ́ àlìkì àmà núyí in tójú òrìríwẹ̀ yìí ní dáadáa èmi ọlọ́run ti pèsè ẹ̀lẹ́ fún wa lálìjẹ̀nà nọ́kọ̀tọ̀ ẹwà máa wè mọ́lọ́run kí ló tó bọ̀n

káti ẹ̀ máa sọ̀làpò ráìsì ìdọ̀lá náà ni a lè ṣe báhùn obì tí ń wà pẹ̀lọ́kọ rẹ̀ tó wá lóhun ọmọ bá sẹ̀sìn ọlọ́run tí èsì ìṣe lẹ́gùn bẹ́ẹ̀ni tí ẹ̀ṣẹ̀ ń wáyé ìlọ́kọ́ ṣe bá gbé ayé ọlọ́run wá pè lẹ́ni rí anábì tọ́lọ́run sọ wípé tí ọ sọ fún ìyàwó rẹ̀ tó wà pè ní ọba mú tí ó mú àlìkìámà tí ó mú wà nẹ́bì dáadáa ni wọ́n ṣe tó bá jẹ́ pé dáadáa ni wọ́n ṣe lọ́wọ́ bá ń sọ mẹ́un a jẹ́ wípé ọkùnrin tí ó bá lè mítọ̀ láti tọ́jú ìyàwó rẹ̀ tí ìyàwó fi èdè hànà obìnrin lẹ́tọ́ àtọ̀kùnrin lọ gbogbo bí tàbí ṣùgbọn ṣùgbọ́n òun lọ tó wí ọlágbára inú ẹ̀sìn ọlọ́run ọkọ kọwa mo ń dáná fọ́kọ̀ ẹ̀sìn tí a kọ́ ìsìláàmù lẹ̀sìn kátayé yẹjú ẹ̀ ọba adẹ́dà ń sọ fáwọn àyàwó ànàbí tí ẹbí pa wọn ni ebi ọ̀pá wọn lọ dáadáa akọ́jẹ́ wípé wọ́n jàrí ànàbí níbi àwọn àsàsì yáàt níbi tí wa dáadáa lẹ́sẹ̀ kí wá ní wọ́tọ́ dà sọ́rọ̀ ọkọ àtìyàwó orí pé ò sí ń ta ọ̀rẹ́ rẹ̀ ìyàwó sì ń pariwo para ní ohun tí è ṣe tàbùsí wá àsìtọ́ bá dá ọrọ̀ alìkìámà àdéhùn tọ́lọ́n ṣe fáwọn ń sùúrù láti máa bá wọ́n tọ́n sọ́rọ̀ ìwọ lọ́wọ́ àdásí ìyá ah, brozak ọdẹ̀ disappointing wallahi ojú tí mo máa fi wọ́ ọ̀kọ́ ní gbogbo la ilaha illallah ọ̀ọ̀kan kẹkẹrí nípa àtàwọn ìyàwó àwọn ẹni rí tí wọ́n ti lọ sáájú wa láàrin bí oṣù méjì wọ́n máa jẹ látẹ̀bà tí ó ní lómi ọbẹ̀ dèlé ẹja wọ́n dẹ̀ ti wà lálíjẹ̀ náà báyìí gbéwé wọn wá kọ dákọ̀ wọn àtẹ̀ntẹ̀ ẹjọ́ sí àdìjẹ̀ náà fún wọ́n lásọ márùn náà lò mani la ilaha illallah sallallahu ọ̀rọ̀ náà wọ́n ẹgbẹ́ ń ta tí wò ní jẹ́sẹ́ méjì lọ ìkàtù ti yánú méjèèjì oye wọ́n wí ikú ìbáyí obìn tó bá ti di wípé agbára ọkùnrin lọọlẹ̀ sùúrù àti pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ ìlòkù tó róbìnrin lágbára kí ló jẹ́ ọlágbára kọ gbọ́dọ̀ dúó pẹ̀lú rẹ̀ kọ́ ìdán gbogbo obìnrin tó bá lè wà nípò pé ó dúó tọkọ tẹ̀mì tẹ̀mì nítorí tọ́lọ́n tàbí ọlọ́nà ní rí ni tọ́lọ́n bá wá pìlẹ̀ ní rí tẹ́ ẹwọ nǹkan mẹ́un tẹ́ ẹ̀bá lẹ́ lọ in fún iláyé in mi ṣùgbọ́n ẹbá mẹ́mí ọlọ́n tẹ́ má nàbí tẹ́ mújọ́ dáadáa jẹ́mọ́ ìbí agbọ́dọ̀gbọ́ olùṣe dáadáa ní torí kíni nítorí pé ẹ máa rí ṣùgbọ́n sẹ́mà láti máa pín tẹ́ rí ẹni díẹ̀ láyé oṣù bá ní pín ẹ máa gbọ́ ṣùgbọ́n wọn tí ò tó yí láàrín ẹ máa ha fún ẹwà wé mọ̀ lọ́n ó ṣe wá bá fáàmù tí wọ́n mọ́ pẹ̀ ah, engine number gan wọ́n sọ lórí àfáà lè máa so léyìn àwọn mélòó ilé mélòó ní jò lọ́lọ́n fi mí tún ṣe láàrin oṣù márùn sísìn orí kẹ̀kẹ́ dákọ in tó wá dídákọ ní wípé níbo lẹ ti wọ́n jù ní gbogbo Nàìjíríà ọwá ń bẹ̀rẹ̀ wọn pé sábùjá lẹ́mìn àbẹ́kò àbí Port ìyàwó àfáà ó yàtọ̀ sí ìyàwó ẹlòmíì ṣùgbọ́n bóòlà fà gan ṣe rí tààtọ̀ kó bíyàwó ṣe ríre bàtà tí ń tanná kí lẹ́lẹ́ àwá débẹ̀ ìjábò ń sánsán ọ̀nà ẹ̀ gbọ́sọ̀ gbáyẹ 350,000 yẹntà àgbọ́rọ̀ yàtọ̀ àwáyàwó ustad àwáyàwó imam tánrayín ọba dẹ́dà ìwọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ wípé inú ilé tí yí ìlàwó èyẹ ti ń tan ìmọ́lẹ̀ ẹ̀ṣọ́ra dáadáa o ṣùgbọ́n tẹ́ bá lẹ́ẹ̀gbà ànábì mi ò fìyà jẹ yín ṣùgbọ́n bí orí rẹ̀ wà ló bó ti ẹ̀jẹ̀ pé ọkàn tí yíò ní lọ́bẹ̀ gẹ́gẹ́ bí àdámá tí wọ́n bá gbogbo àwọn obìnrin lérè yàwó sásù yàwó púrọ́ àwọn wa tí tẹ́rù ń bá àwọn èèyàn ta yọ sọ́jà yóò jẹ́ wọ́n lè mọ̀ pé ìyàwó alùsùn náà àwọn náà àwọn èèyàn sárùn pa ṣe ń tẹ́ ń sọ́nù sánúpà ní ẹ́n sọ àbí ẹfẹ́ máa ṣe ṣe pé a ń ṣe ṣó ẹ fún gbogbo àwọn ẹlẹ́à tí wọ́n ṣe tiktok lórí social media tó bá jẹ́ ẹlẹ́à níyí tó jẹ́ pé ojú orí ọlọ́nlẹ̀ wá ẹfẹ́ tẹ̀lé ànábì ẹ̀sìn wá kọ́lọ̀ wọn fi ń sálì jẹ̀ náà tẹ́ẹ̀jọ gbàgbọ́yé ilẹ̀ tí ń gbọ́ ẹ̀ lẹ́skìsì máa wọ́n kún orí social media wọ́n ma fi ọwọ́ jó wọ́n yọ ọwọ́ lẹ̀ báyìí pẹ̀lú kọ́lọ̀ wọn kẹ́lẹ̀ ọmọ jó ẹlẹ́à ṣùgbọ́n ìyàlọ́ ní jẹ́ fún ẹlẹ́à náà wọ́n ma pè yí o ṣùgbọ́n lọ́wọ́n ọba dẹ́dà lọ ma ti ń bẹnu àṣọ akúkú rí aṣẹ́wó kankan tí sì fi ń gbéṣẹ́

lẹ́yìn náà tí tún gbọ́wà sí tí sì mú lò ìyàwó ẹ̀mẹ́ ìgbọ́rọ̀ yàtọ̀ a ma yàtọ̀ a ma yàtọ̀ tó rẹ́mì ò mọ́kọ̀ ọkùn ọ̀run tó díjọ́ gbàlìkì àmà tí ìyàwó rẹ̀ wà fà lọ́ọ́bà yìí wọ́n ní bọ́lọ̀ mú lọ ah, ó ní ẹ̀rí pa ti kó wájú ọlọ́run èmi náà ni ẹ fi sẹ́yìn tó múyàwó rẹ̀ báyìí pé ah abọ́m̀bẹ̀ tí wọ́n múlò àdìjẹ̀nà ọba adẹ́dà kò bá nàbì ṣe lọ́nà àbòsí abadẹ́ni kò bá wọn àyàwó nàbì ṣe náà lọ́nà àbòsí tó ń tí bó ṣe sọ pé tẹ́ ẹbá o tún wá ní ṣùgbọ́n tẹ́ ẹbá mú tẹ́ mọ́ ànàbì olùṣe dáadáa ni nítorí pé ta mi yín ọ̀rọ̀ sí ọwà nù ń pè yìí sí kí afẹ́kọ́rọ̀ sí alìkì àmà kọ́ wá lè sítayé kó kú lẹ́gbẹ̀ ayé jẹmáà láàrin méjì ni mùsùlùmí ó ti máa rìn o ṣùgbọ́n tó jẹ máa pẹ́mbì à ń rí à ń ṣe bí ẹnpá rí a sì ń gbọ́ à ń ṣe bí ẹpá ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìkà ni ẹ fún ìyàwó wọn lé wáà sí táà sí ń ṣe iná wọ́n ma fi ṣẹ̀rí yọ́ọ̀kàn yọ nǹkan tí ń fẹ́ ń bẹ̀ wo bá rí náà fún ibá rí náà fún wọ́n ti rí bí ṣùgbù yìí ọba tó ọlọ́dọ́rọ̀ ọba rẹ̀ bí kọtí ẹ̀ ìsáàtù náà ti bá wa kọ̀wọ́ ṣọ́àlá inú ọ̀bẹ́rẹ̀ kẹkọ̀ ìyàwó rẹ̀ ọba dẹ́dà tó lágbára gẹ̀ẹ́ wọ́n kúkú rí nǹkan tí ó ń sọ nígbà nẹ́bí ló dídí ogun tí ra ọgọ́rùn ràkùnmí fáwọn èèyàn sáwọn ìyàwó ní gbọ́nlé bí i ṣeríkọ́ pín láti sánmà náà ẹnìkan wá dìde sí ànìyàn ó ní hádìí kìsmatun ní orí dùgí àwájíhùlọ a. ilé àgọ́rùn àkùnmí ilé kàràkùnmí ilé àgọ́rùn kìníkà ilé rẹ̀ 200 di màálù ilé rẹ̀ kìníkà kọ́kà ẹn tí a pín ìpínkúpín lélẹ̀ yóò ẹn tó sì retí ojú rí ọlọ́run kò ní ìpín kàrà ó sọ́lá ìsáàdì nàbí tánàbí sí gbọ̀ sáà tí a ń sọ yóò ni wọn ò ní lọ gbébòrùn fún ìyá wa ń lé àwọn ìmọ̀mẹ́ yóò lẹ̀ṣẹ̀ tọ̀bí àní ṣùgbọ́n bá dẹ́dà ní sọ pé no ìdẹ́dì ní ìdí ẹ̀yìn fún kọ́ yìí jẹmọ́ àsáwọ̀ ọ̀tẹ̀ ìmọ̀lẹ̀ láti bẹ̀ wọn ò ní àfí àjẹ ìyàwó wa o àdìbí òfì àjẹ ìyàwó rẹ o in tí wọ́n ń sọ ni pé èyí tí ó lè tí wọ́n fi máa sọ wípé àwọn ẹlẹ́ àìlé ìyàtọ̀ first step kẹ́lẹ̀ ọmọ wọ bàtà tí gíga rí ọ jẹ́ 2 feet tí wọ́n ní padà máa lógi náà ọ̀pá tí ó máa rìn kẹ́lẹ̀ ọmọ pọn báàgì tí ó máa sọ̀rọ̀ ìntà ń pariwo nù káwọn èèyàn máa yarun láti bí ìjábọ̀ ẹlẹ́à pé àà ah, ah, a ah, ní ìdí mírọ̀ ma in ta n pariwo nù kí ẹlẹ́ ọwọ́ sọ́ọ́sálẹ̀ kọ́kà rẹ̀ kínú rí ọmọ dùn wípé wọn bọ́ orí fọ́ẹ̀ṣẹ̀ wà fa ìjábù òkè pé à ọ̀pá kan 250,000 250,000 ẹgbẹ́ àwọn agbágilá wa ẹ̀rí díẹ̀ mẹ́ ah ẹwọ́ ẹ̀sùn tẹ́lẹ̀ ah kí wùlẹ̀ wà káwọn bó kí ní ìgẹ́kún mẹ́ tí ó bà sí fi ẹ̀dà báhùn tó bá jọkọ̀ àfà àfà yìí ò lè lọ máma àbọ́bá jẹ́ ìyàwó àfà àfà ò lè lọ máma bọ́ jẹ́ ìyàwó ọmọ kí ò lè lọ máma bọ́ jẹ́ ìyàwó ìmáàmù ìmáàmù ò lè lọ máma kò lè jẹ́ pé orí tọ́lọ́ntà nẹ́bì wọn wà mà kí wọ́n ànábì mi lè

ọwà síbẹ̀ wọ́n wá fọ́rọ̀ lọ ní ẹ̀dùn ọkàn ọ̀rẹ́ rẹ̀ fọ́rọ̀ lọ ìmọ́mù yí fọ́rọ̀ lọ ẹ̀tọ́jọ́ ń kírùn jímọ̀ fọ́rọ̀ lọ pé àbá àbá wà lẹ́wọ́gbé tí ń bẹ̀rẹ̀ ọwọ́ mẹ́lẹ́ ìsìn tí ń wọ́kọ́ wọ́n èé ṣe máa wọ́n tí màrí rí ó wọ́n lé mi ìkọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ni kó tó gbé yóò gbé wọ́n rán débà ìwò tí yọ́sẹ̀ fúnra ọba dẹ́dà ìjọ fẹ́kàwọn ìyá ẹ̀ ọlọ sọfẹ́ wọn ọlọ ẹ̀wọ́ sí gbọ́rọ̀ wà ó ń jọ ọ̀fẹ́ kọ ìyàwó ànẹ́bí fa ànẹ́bí tó ń tí bó sì jẹ́ pé wọ́n mi ànẹ́bí wọ́n mi ẹwà ìmẹ́yẹ èèyàn tí wọ́n gbà àlìkì àmàtọ́lọ́ nítorí ń gọ́ góòlù tí mo sọ fi ń kọ́ ẹgbọ́rùn tí mo sọ fi ń kọ́ ṣùgbọ́n kírù ọ̀bábà mọ́ bá ṣẹlẹ̀ ma ọkọ̀ yí tẹ́ bá mà ẹtúgbé ìsọ fún yí sí gbogbo ayé mọ́rán sí o ó bí sì kọjá gbogbo tẹ́ fi ń lọ yìí mo sì pẹ́yìn náà lè mo gbó yí ga pọ̀ kọjá báyìí mi ìsìnì fúnlẹ̀ le ma pè mọ́ lọ́kọ n kẹwàá wùsá nàbí kẹwàá wáyé tẹ́m̀fẹ́ ẹbá sí ilẹ̀ mẹ́mí ọlọ́ndẹ̀ mọ́ nàbí àjẹ́nà máa fún ṣùgbọ́n dáadáa lẹ́sí dáadáa tó fi kún yẹ ìlò dí a mọ̀ ọba wa lẹ́yìn alọ́sọ̀tọ́láwà tó tẹ̀síwájú ó ní tó ń ti bẹ́ẹ̀ náà yá nìsá annabi ẹ̀yàwó annabi man yáti min kúnnà bí fàáhíṣàtín mubayyina yudha'af lahala azabu du'ifayn ẹlọ́mùlọ́ èyí tẹ́ bá fẹ́ mú bẹ̀ ẹjẹ́ ma ṣùgbọ́n èyíkéyìí nú yí tó bá hùwàkíwà fàáhíṣà ẹmọ̀ ìwèmọ́lọ́run yàtọ̀ pédè lọ́rọ̀wá nínú Kùránì gan ìtumọ̀ rẹ̀ wà lẹ́yọkan fáíṣà ìtumọ̀ rẹ̀ wá ní zina fáíṣà ìtumọ̀ rẹ̀ wá ní ìsìwàwù kí lè ríwa ọba dẹ́dà ń sọ́nà suratul nisa'i wípé wallati ya'tina li fáíṣàta min nisa'ikum fastashhidu alayhinna arba'atan minkum èyíkéyìí tó bá ṣe zina nínú àwọn ìyàwó yín ẹwọ́lẹ́rì mẹ́rin fún tẹ́lẹ̀rì mẹ́rin bẹ́ẹ̀ jẹ́rì tí ẹni pósìsì náà tóòtọ́ fa amsiku hunna fil buyut hatta yatawaffa hunna al-maut ẹmúrú obìnrin ẹtìmọ́lé ẹsọ́nú lé di ẹ̀wọ̀n fún títítítítí tí kú ìpamọ́bẹ̀ aw yaj'al Allahu lahunna sabila bọ́yọ́lọ́n sì tún lè múdàjọ́ mi ìwà tọ́báyá ṣùgbọ́n ẹ ìyẹn lọ́fà nínú hadith ọ̀bárakọ̀tún sọ́mí sí tọ́bẹ̀rún sọ̀hìháyìn nípa ọlọ́n fẹ́ múdàjọ́ míwà lórí rẹ̀ annabi ni khudu anni khudu anni wa qad ja'ala Allahu lahunna sabila albikru bilbikri jaldu mi'atin wa tagribu amin wa thayyibu bi thayyibi jaldu mi'atin wa rajim ẹ máa bọ̀ ọlọ́n ti múdàjọ́ mi ìdé padà o gbogbo obìnrin tó bá ṣe zìnà àbọ̀kúsọ ṣe bákanáà èyí tó wá ti lóbi nlé ọkùnrin lọ́jẹ́ ni o obìnrin ló ti lọ́kọ ni o tí wọ́n bá ẹ̀ṣẹ̀ ìsìnà pẹ́rẹ́ tí ó gbọ́ àwọn mọ́jẹ̀mọ́ náà yìí tó pélé lórí ẹ̀ẹ́nà wọn náà ọ̀rọ̀ ọbú àìníwọ̀ ọmọlúàbí ìdá nǹkan rú ìfẹ́núbà nǹkan jẹ́ ọlọ́n tó pè fáìṣà mẹ́ ẹjà rọ̀fẹ́sọ́tún tọ̀láàkì ọlọ́n ni wala tukhrijuhunna min buyutihin wala yakhrujna illa an ya'tina bi fahishatin mubayyina sọ pé ẹ̀kọ́

mú bá yìí náà àfi tó bá jẹ́ pé ọ̀ràn tó dá tó fi di pé ẹ̀wọ̀n tọ̀ láàkì fún èyí tó tún jùlọ ní tó ń fi àsìkò ìdáṣe bọ́bá hèyàn ọkọ lónìí yọ yabalẹ̀ bóyẹ bàbá ọkọ lónìí ìbànújẹ́ ìwà ọkọ gan lọ́wọ́ padà wà lẹ́wọ̀n ṣe ìtàbí ìmọ̀lẹ́ mẹ́ta ọlọ́parí òkúnta fún ọba dẹ́dà kó tó pè fáìṣà bá nà àwọn afá wá ní ìyàwó ànàbí ọlọ́nkò ní ṣe zina ṣe fáìṣà nù ayà ilé túnmà zina apákan afá ní o lè túnmà rẹ̀ apákan nínú láìláì kò lè túnmà rẹ̀ apákan ní fáìn ṣe ìtumọ̀ méjèèjì tó lè tú ṣùgbọ́n ọ̀rọ̀ tó múlẹ̀ jù lọ́dọ̀ àwọn mímà ní wípé ìtumọ̀ láyàtà hátámù mínú wùkú ihu tí a bá pè nǹkan ní májẹ̀mú pé tó ọba ṣe báyìí máa ṣe báyìí kò túnmọ̀ pé nǹkan wọ́n bẹ́ ọlọ́ni láwọ́ká na fíhìmà àlíhàtún ìlàlá láfàsádàtà ẹwọlé ayé kápọ́lọ̀ méjì ní kọ́ntró rẹ̀ ni yóò ti bàjẹ́ kápẹ́ ń bá ní tọ́bá ṣe kí láìláì

Ah, ṣùgbọ́n nàbí olè ọ̀rọ̀rún àkílà ah, ọ̀rẹ́ ṣe bí kẹ́lẹ̀ bí ọ̀kẹ́lẹ̀ ẹjẹ́ ẹ̀ẹ́kẹ́ gbẹ́lẹ̀ yí nùbúwà nùbúwà nùbúwà bí ń ṣe gbogbo ayé sí ní in dọ̀bú ìyà fún ni sí ẹ̀mẹ̀ pé àwọn ìyàwó ẹ̀mí ọlọ́run dojúkọ fẹ́ parí ayá ni wa kana dhalika ala Allahi yasira kí n sọ pé máa dọ́bú ìyà fẹ́ ń bá sẹ̀ nínú ìyàwó ànàbí ti

annabi lọ́nà lójú ọkọ̀rọ̀kọ́ àtọ́ àtàwọn ìyàwó rẹ̀ ọlọ́mìlọ́rùn fẹ́ ọlọ́mìlọ́rùn ẹwùn tó lọ ń sọ tí wọ́n bá lọ́lọ́rùn ni àwọn ẹni ibi lọ́kọ̀fẹ́ máa ń lòjú ni kèése kèése ọba tí wọ́n máa ń láàlé lọ kò sẹ́ntínà ìlọ́nù màlẹ̀ká kò sí mọ́ nàbí káwà tó wá sọ pé ẹ̀dá kan jẹ̀má kápẹ́ ìsìláàmù là ń ṣe ẹkú òwájú ń tàn tí bá ń sọ fún yí pé òun pọlọ́n láṣẹ báyìí inú ẹ̀rùn láwà sùmọ̀kójú ọmọ ọ̀rọ̀ kàtó kí jímẹ̀ ìtàn tí ó bá sí ẹ̀rọ òun sàkìrí ti fi ń jọ lọ ó ń tọ̀hún ẹgbẹ́ èsì mẹ́wàá jọ gbàrìkẹ́mà tó bá tẹ́sórí ìgbónà kéèsì mùsùlùmí inú ọ̀pàá tó fi tẹ́kù bí i ìdìnlá ìtàhálà àkámù rídà ilá máa sọ tá 1000 pẹ̀lẹ́rì ká lè sọ́ra wípé ìsìláàmù yìí ẹbí tọ́lọ̀ torí ẹ̀dáwánu yọ́ wà di tọ́ì ń sọ máa kẹ́kẹ́ kí ló tẹ́ mẹ́sẹ̀ láyá ọ̀tẹ́ bá ṣe ìkọ̀ mọ́ta kẹ́ẹ̀tọ́ kí ló sára sí bàbá ní sẹ́ẹ̀mọ̀ pé látàárọ̀ tààtí kásùn bá tàn sáyìlá àìmọye ọ̀rọ̀ kèfèrí tẹ́yìn ó ti sọ tẹ́yìn ó ti kúrò ní ìsìlámù dànù àìmọye àgbèlése nínú ilé bí a ń foríbalẹ̀ fún sígidi foríbalẹ̀ fún gangan so ta bá sì ti wá sẹ́kọ̀ọ́ mẹ́rin láti fẹ́ wọ̀nú padà átùrọ àtúndé sínú ìsìlámù la ìmọ̀mọ̀ ṣẹ̀ṣẹ̀ wà gbẹ̀rún dúró ṣe ìsìlámù tọ́lọ́nà ọlọ́wà ní tíyàn bá rí bẹ́ wà mẹ́yìn yá kúnútù mi kún kúnútù fún ọlọ́run ọ yàtọ̀ sí kúnútù fún ànẹ́bí o ìfìrẹ ní lẹ́tàn pátápátá wà mẹ́yìn yá kúnútù mi kún lillahi wa rasuli gbogbo ò sì ní parí láṣẹ wàtàmà ní sọ́ọ̀lẹ́hà tó sì ń siṣẹ́ rẹ̀ nítorí ọlọ́un tí wọ́n ń ṣe bá nàbí ṣeṣe nùtíyà ajírọha marrọ̀tẹ́yìn ọ̀nà àádọ̀bù ládá ti ẹ̀ náà ni gbogbo ẹmbárí dáadáa rú ti ẹ̀ ṣe ní ọgbẹ̀lẹ̀ kìyàmá méjì méjì gbogbo dáadáa tó bá ṣe méjì méjì la máa ìgbádùn ìláàfún lálì jẹ̀nà àwàmọ̀. Ànábì wa sallallahu alaihi wasallam in tọ bà dẹ́dà tó lẹ́rì kí wá láwọn àyàwó rẹ̀ fi fún lésì kí ni a fi yàtọ̀ sí àwọn obìnrin mi kí ni a fi di ẹni yìí ta ni wọ́n mú sáyé ni a mú ni àbí ànàbí a gbọ́dọ̀ àlàkó eléyìn ọlọ́ àti ànábì rẹ̀ àjẹ́gbẹ̀lẹ̀kì àmà òní wọ́n mú tóòtọ́ sí wọ́n wá lẹ́sàn lórí rẹ̀ kí ni tó lọ ń tó stand up for àmì ọba dẹ́dà tó lẹ́mì kọ́mọ̀ ti gbà ibi táà ti gbé kútúbà ní jọmẹ́jọ ni kọ́lọ̀njọ jáde kọ́sọ̀ àjọmẹ́jọ náà kọ́lọ̀njọ àmì ọ pẹ̀lú àdà níkànsí rẹ̀

àń ń ráwọ́rasẹ̀ sọ́dọ̀ wa bàbá dà wípé ìwọ̀lá ní mẹ́jọjú ó tíwà ní kọ́rọ̀ àti ní gbangba dí á pàdé rẹ̀ wà ń tàrọ bin anna lẹ́ntọ́ yọ̀nú sí wa bí hakila haula wala quwwata illa billahi al-aliyyil azim alhamdulillah alhamdulillah alladhi infarada bi tadbir al-umur la yushariku fiha malakun muqarrabun wala rasulun mursal wala ahadun min khalqi ahmaduhu وأمجده وأهلله وأكبره وأشكر ولا نعمه ذرة وبركة أخاف عقابه ثم أصلي وأسلم على المبلغ نبينا محمد أما بعد فيا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل هي وصية للآخرين قال الله سبحانه وتسامى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمتنا فبرعاية الله لرسوله صلى الله عليه وسلم ولطفه به أن أمره بعد أن سألنه أزواجه زيادة النفقة وسألنا رسول الله صلى الله عليه وسلم ما تيقنا أنه ليس عنده وهو أمين من في السماء فما ظنكم بقول الله تعالى وما هو على الغيب بظنين فربنا سبحانه وتعالى غار لنبيه وأمره أن يخير أزواجه بين أن يخترن الدنيا وزينتها وبين أن يخترن الله ورسوله والدار الآخرة فقال الله سبحانه وتسامى يا أيها النبي كل يا نساء النبي إن كنتن ترن الحياة الدنيا وزينتها إن كنتن ترن الحياة الدنيا وزينتها فتعالين أقبلن أمتعكن أنا سأوقيكم هذه إياها وأمتعكن تمتعا تتعجبي تتعجبن منه بكثير لكن ما هذا ثم أطلقكن من بيت رسولي طلاقا جميلا من هنا اختلف العلم أن من اختارت الدنيا وزينتها منهن وفارقت رسول الله صلى الله عليه وسلم هل يجوز لها أن تتزوج بذر صلى الله عليه وسلم قال بعض العلم لا ولكن أصح باستراح الجميل واستراح الجميل عدم التضييق عليهن فإذا ضيق الله سبحانه وتعالى عليهن بعد أن فارقنا بيوت نبيه صلى الله عليه وسلم فلا يبقى معنى لقوله وأسرحكن صراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة أما إن اخترتن الله ورسوله والدار الآخرة فإن هذا إحسان منكن لذلك أثنى الله سبحانه وتعالى على من اختاره واختار نبيه على من اختاره منهن واختار نبيه والدار الآخرة بالإحسان لأن هذا التحمل والصبر إحسان منهن فقال فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما لكن بتوذيك من الرحمن اخترنا جميعهن الله ورسوله والدار الآخرة بارك الله لكم في القرآن والسنة ونفر الله وإياكم بما فيه من الذكر الأكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله رب العالمين وصلاة الله وسلام على عباده المرسلين أمتنا اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لبده واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام وهكذا أمر الله سبحانه وتعالى نبيه أن يخير أزواجه بين أن يختارن الله ورسوله والدار الآخرة وبين أن يختار الدنيا وزينتها وزخرفها لكنهن اخترن الله ورسوله ومن هذا قال الله سبحانه وتعالى من اختار الله ورسوله من كنا لا بد أن يصبرنا ولا بد أن يتحملنا ما يأتيها من الأذى في سبيل الله فقال الله سبحانه وتعالى يا نساء النبي من يأتي منكن بفائشة يضاعف لها العذاب ضعفين لا يليق بإحداكن أن يأتي منه من منها ذنب لأن الذنب من إحداكن ليس كالذنب من غيركن من النسوة فقال الله سبحانه وتعالى فمن أتى بفاهشة من كنا ضيعف لها العذاب وكان هذا على الله يسيرا كيف لا حتى لا يظن الظان أن الله سبحانه وتعالى يستحي من أن يعاقب من خرج منهن عن طاعته وعن طاعة رسوله صلى الله عليه وسلم فهذا دليل على أنه ليس بيننا وبين الله نسب ثم قابل الله سبحانه وتعالى بهذا بالخير فقال ومن يقنط من كن لله ورسوله وتعمل صالحا والقنوت لله الانقياد له في كل شيء أما القنوت للرسول طاعته في جميع ما أمر الله سبحانه وتعالى وأداء الحقوق الزوجية وأداء الحقوق الزوجية له من قبلهن فمن فعل ذلك من كنا وتعمل صالحا وجمع في كل عمل عملها لله سبحانه وتعالى بين الإخلاص والمتابعة فإن نؤتها أجرها مرتين نؤتها أجرها مرتين فأتى هنا بمن أعطى نؤتها أجرها مرتين لذلك كان له مفعولان المفعول الأول نؤتها ها أجرها أجر المفعول الثاني فإذا فسرناه هكذا أي أعطيناه أعطيناها أجرا عظيما ثم نعد لها رزقا كريما وهكذا ربنا سبحانه وتعالى رفع قدر أزواج رسول الله صلى الله عليه وسلم بعد هذه الآية بأشياء كثيرة ومن رسول الله صلى الله عليه وسلم من بعض الأشياء رفقا بهن رفقا بهن وشفقة عليهن من الله سبحانه وتعالى لما صبرنا واخترنا الله ورسوله والدار الآخرة فإن الله كما وادهن بدأ بذلك لهن في الحياة الدنيا ومتعهن حتى فارقنا الحياة وهن أزواج نبيه صلى الله عليه وسلم في الدنيا كذلك في الآخرة ونسأل الله الذي لا إله إلا هو أن يعد لنا خيرا في بيوتنا وأن يوفقنا في بيوتنا وأن يحسن لنا أزواجنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ونسألك الرحمن أن تجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنا اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عادات داء الدين اللهم ربنا دمر أداك أداء الدين وانتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنة في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا آمنا في أوطاننا ولا تولي علينا شرارنا اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أرحم الراحمين اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وسمعت ملائكته وثلث بنا قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة شيء